الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه بعد السلام عليكم ورحمة الله وبركاته ابتي الأيدي ابتراء الواجبات المتحتمات تي الشيخ محمد بن عبد الوهاب تيوكو إلوري أما انتو جيو من يكي مسلمي كياما láwọn tó jẹ́ ọ̀ranyàn fún aká máa ṣe àtàwọn tó jẹ́ ọ̀ranyàn fún aká jìnà sí so náà ni annifaqo <clears throat> annifaq ó jẹ́ nǹkan tó ṣe pé a ti sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ wa idharul islam òun ni kíyàn fi kúfúrú sínú ọkàn èèyàn ìkórí rẹ̀ ìsìn bẹ lọ́kàn èèyàn kì í ṣe pé orílẹ̀ ìfẹ́rẹ́ ẹ̀sìn yẹn àmúwá gbé jáde ó gbé síta sáwọn èèyàn wípé mùsùlùmí ni ọ́ àá àjọ ń ṣe ìsìlámù yìí náà ni ilé iná ń wa amali tó ní ṣe pẹ̀lú i'tiqad lè tó jẹ́ ìjẹ́ munafiki pìlẹ̀ irú tàwọn munafiki tán bẹ̀láyà nabi sallallahu alaihi wasallam táwọn mẹ́rin rẹ̀ sí ìsẹ́kùdẹ̀ ní ilé tó dẹ̀ gbìyànjá dẹ̀kọ́ nínú Islam ni ẹ àti ẹlẹ́ẹ̀kejì tó ṣe pé amali so ṣawari annifakul i'tiqadi wani sahibuhu min ahli darkil asfali minan nari na'udhu billahi min dhalik nifaku tó jẹ́ títí àkídà yẹn títí ìpínlẹ̀ títí inú ọkàn yẹn èyàn tó bá kó sí nínú àwọn tí wọ́n wà ní sàlẹ̀tán yanyan náà nínú yamal kiyama ló jẹ́ kí gbogbo clean kí ẹ ma ma gbé nǹkan mí sínú kó ma gbé ìwọ lójú ti ẹgbẹ́ yẹn ó ti deceive àwọn èèyàn ó ti tàn àwọn èèyàn àwọn ah, yóò mọ̀ ní àà ah, ẹni yìí asin ó ti tàn wọ́n ìwọ ló mọ̀ ní ẹ̀tọ́ mùsùlùmí wọ́n rẹ̀ sí nínú ọkàn rẹ̀ ọ̀tọ̀ nìkan tó gbé sínú ọkàn rẹ̀ lọ́lọ́fin sọ ní Kùránì pé yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa ọlọ́run ni àwọn mùnáfikì mẹ́wọ̀ bí àwọn tàn ọlọ́wọ́ ọba ọlọ́ba náà wọ́n tàn wọ́n lójú tí wọn àwọn tán lọ́wọ́ bá wọ́n scam ọlọ́wọ́ bá àbí wọ́n scope ọlọ́wọ́ bá ọlọ́run sọ pé ọlọ́run wà ń tàn wá so ibá yà bí mú ò sí ma aláìmakaniwa so bàbá ní pé ìtàn pè ní nìfàkùlẹ̀ ìtẹ̀kọ́dì ó wà tẹ̀kìrìbù filibatin ó ní kó má gbà ọlọ́ọ̀bá lódodo nínú ọkàn rẹ kó má gbà nábì nínú ọkàn rẹ sallallahu alaihi wasallam wal imanu fi dhahir kó wá gbé síta fáwọn èèyàn ipe mùmìnì ni ọ wàkàdì zákàrà allahu azawajal annifaqo li'tiqadi wa bayyana sifat ahli nínú Qur'an Ọlọ́run ò dákẹ́ fún wa Ọlọ́run bá ṣàlàyé nifaqo li'tiqadi Ọlọ́run wá ń ṣàlàyé àwọn èèyàn tán kó sí hálù àwọn èèyàn tí wọ́n kó sí nifaqun i'tiqadiyun nínú suratul Baqara Ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú wọn a fẹ́ ṣàlàyé pé nínú suratul Baqara Ọlọ́run kọ́kọ́ sọ nípa a alif lam ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله بان سر الذين يؤمنون بالغيب الله wa ya mu'mini Allah ro yin wa díẹ̀ Allah wa bẹ̀rẹ̀ ìròyìn àwọn munafiki ìròyìn pọ̀ keke ṣe kékeré Allah wa ń sọ nípa wọn ìdí tó ló fi ń sọ kíni nípa wọn ke ṣe pé Allah kàn fẹ́ bà wọ́n ló kó jẹ ko Allah ń sọ kíni lára wọn so that ẹ̀yin tẹ́ bá jẹ́ muslimi ẹ lè bá fura ẹ lè bá tají orí yín lè bá pé tẹbàtìlẹ̀ tó bá ti níwà wọn wáyé ẹ̀tùn pé eh, ìwà wọn mọ̀náfíkì lè yìí so ló fi jẹ́ pé ìmá ṣe àlàyé àwọn èèyàn tó bá ṣe kán lè bẹ̀ẹ̀ ìsìn yẹn jẹ́ wàláhì nínú nǹkan tó wà nínú ẹ̀sìn ni ẹmọ̀ wọn kan Ọlọ́run sọ ní Qur'an ni pé wa minan nas Ọlọ́run ní bẹ nínú àwọn èèyàn man yaqulu amanna billahi wa bil yawmil akhir òun náà ma sọ fún yíyọ́ mọ́ ní mo nígbàgbọ́

súrò òdìdì kẹ́ nínú Qur'an ọlọ́ni súratul munafiqun ọlọ́ni ṣàlàyé hálà munafiqun so bàbá ní pé wa bayyana sifatil munafiqina fi surati Bara'ah ọlọ́n tó ṣàlàyé nípa munafiki yíó nínú surati Bara'ah suratu Tawbah ti gbogbo aná ẹ̀mọ́ yẹni a bayanan aziman ah ọlọ́n ṣàlàyé ní ṣàlàyé tó lágbára gan famazala yaqul bọ́lá ṣe sọpa wọn ni ọlọ́ni pé wà mínhùn ìbẹ̀nu àmúnáfikí yíò wà mínhùn ìbẹ̀ni wọ́wọ́ ìbẹ̀ni wọ́wọ́ ìwé ẹ̀wẹ̀ tó mọ́ sọ ọlọ́wà ń ṣàlàyé rẹ̀ nínú ẹni ọlọ́run sọ pé wà mínhùn man yakul ìdánlẹ̀ ìbẹ nínú wọn èyí tó àbá nẹbi yóò ni pé anẹ́bí o ìdánlẹ̀ anẹ́bí gbà mí yọ̀dá fún mi nígbà sí fìtínà ẹ̀mọ́kọ̀ bá wà alá fil fitnati sákọ̀tù ọlọ́ni ẹmọ wọn inú fìtínà gẹ́gẹ́ na jásíyẹ wa inna jahannam la muhitatun bil kafirin ọlọ́ni ṣe rí jahannamu yóò rọ àwọn kẹfẹ̀rí ọlọ́gbẹ̀rẹ̀ kẹfẹ̀rí yóò rọ wọn kiri ti di ká dìfẹ́ndì a ṣe pé nínú tẹ́fẹ̀ fi máa mùnáfikí nù tó bá ti kún ká dìfẹ́ndì ẹ̀sìn Ọlọ́run ọba wọ́n ma sasẹ́yìn ni wọ́n ma yọ́ra wọn àfẹ́kàn ló kọjẹ́ ni fàyà subhanallah ṣe kẹsìn Ọlọ́run ọba bàjẹ́ ni Ọlọ́run tún sọ pàwọn man yelmizuka fi sadaqat Ọlọ́run ní ń bẹ nínú wọn ètò pé kí ni yóò ma ṣe lamzu lamzu níbi kí a ma ah, fi ẹnu kí a ma fi sọ̀rọ̀ òdìsíyàn yóò máa ṣe bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam níbi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn sadaqat fa in u'tu minha radu tán máa fún nínú àwọn sadaqat yẹn nínú àwọn owó pa àwọn fòyà ìwọ̀n náà gba ilé inú rí ọdún yóò yọnú sí wa in lam yu'tu minha tánàbí bá fún nínú rẹ̀ idha hum yaskhatun ó bẹ̀rẹ̀ sí ni ma bínú kí ni ó yẹ káàkiri gbàmí owó iná torí ọlọ́ọ̀bá àti torí Ànábì sallallahu alaihi náà nítorí àwọn dúkìá ayé nítorí àwọn ọ̀rọ̀ ayé tí wọ́n rí ń bẹ ni tó bá ti wá rí àwọn ọ̀rọ̀ ayé yìí inú odò rọ́dùn inú odò wọ́n yọ́nú sí tàn bá ti wá fún wọn sáàkìtò àbí izhum yaskhotun ẹwà rí wọn tí wọ́n ma bínú wọ́n bẹ̀rẹ̀ sí ni ma banújẹ́ ọlọ́tún sọ ìgé náà kálíbà mọ́ nípa nìfàkì

lánà sọ́dakọ́ náà a ṣe sọ́dakọ́ ayẹ sọ́dakọ́ a ṣe zàgáfàwẹ̀ èèyàn wà lánà kú nínú mina sọ́lìhìn a wà nínú àwọn ẹni rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfọ́rí tẹ̀fsíìrì wọ́n ní ayà yìí o ọlọ́run ọba sọ kalẹ̀ dẹ́ pa a ta bin hatib bin hatib bí a sa'alaba bin hatib ìtorí ẹ̀yà yà bí lo sheik muhammad bin salih

báhìlù bíhì ọlọ́run ló sáhùn pẹ̀lú owó náà dúkìá tọ́lọ́run fún yẹn ó sáhùn kò ná sójú ọ̀nà ọlọ́run ọba lẹ́gbẹ́ yóò àná fáwọn mùsùlùmí wọ̀tàwọ́lọ́ ó kọrí wọ́n hùn mọ̀rìdún wọ́n gúrí kama bá ilọ̀ lókùn ọlọ́run ni pé fa'aqabahum nifaqan fi qulubihim ẹwọ́n tọ́lọ̀ fi ṣe wọ́n lẹ́sàn lórí ẹ̀sàn tọ́lọ̀ bá

ọlọ́wọ́ fún yí tàbí sàdánwò fún yí ó wá dàbúrú mai lọ́wọ́ ó wá di pé ẹwà gúnkò bí ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àṣẹ ẹ̀sìn tẹ́ ń ṣe yẹ àṣẹ ojú rere náà kọ́lẹ̀ ń wá àṣẹ dúkìá ilẹ̀ ń wá àṣírí yẹn tú ọlọ́wọ́ wá yalqawnahu bima akhlafu allaha mawaduhu wa bima kanu yakdhibun ọlọ́ ni pé ìdí ní pé wọ́n ti ma ń pa irọ́ irọ́ yóò dá nítorí wọ́n parọ́ fọ́lọ́wọ́ bá ní àtànẹ́bì rẹ̀ nínú sọ́tù tàbà náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́run tó ń sọ ipé bàbá ní pé wà fi khilali dhalika níbi àwọn ayẹta ti kàyí o bayyana Allahu azza wa jal kathiran min sifatihim ọlọ́ba hẹ́nigẹ́ ìwà munafiki ni wallahi wọ́n ló ti mọ́ ọmọ òkè ọlọ́run tún sọ ìgẹ́ nínú ìrọ́tù tọ́ọ̀bà náà ni ó wà idha unzilat suratun tí súrọ̀ bá ti wá sọ kalẹ̀ an aminu billahi súra yóò mọ́ sọ pé ẹni gbàgbọ́n pa ọlọ́run ọba wa jahidu ma'a rasulihi ẹ àwọn tó jẹ́ bí àwọn onípo nù wọn abá nàbí anábì dákun èmi mú kíní kan fámílì mi wà nílé mò ń ṣe kíní kan lọ́wọ́ dákun èyí lè tẹ̀lé lọ sí bí ojú ogun yìí mú bẹ̀ẹ̀ sí ní ma wá gba ìdùnù irọ́ lásán nítorí wọn ò fẹ́ lọ wọn ò fẹ́ sacrifice fẹ́ sí ọlọ́wọ́ ọba wà kọlù zarna nakun ma akọ ìdìn wọ́n ni anábì dákun fún wálẹ̀ ah jẹ́ káwàá jòkó lè tiwa àwọn ọmọ múlé lọ́wọ́ àmọ́ àtẹ́ jẹ́ múmi ní anábì ṣe ká lójú ogun ni ó yá ẹjá lọ ẹjá lọ àà ah, ìṣẹ́bẹ̀ ah. iná ìklim pẹ̀ nígbàgbọ́ ni kí wá ló dé tẹ́bí sá kí ló tẹ́ sá níbi ta bá délé nínú ẹwọ àwọn ará ìrìnà tó ṣe pé tó bá ti dìbí ká bọ́ síwájú nípa ìṣẹ́ ọlọ́ọ̀bá ó ti mọ̀ mọ̀ pé eh ìwọ mùnáfíkì lélẹ́ yóò mọ́jẹ̀ ìsásẹ́yìn nítorí ọrọ̀ ayé àwọn tàkí bí akíní kàwà tó jẹ́ bí owó kan tó rí mẹ́ ah, àwa ni mùsùlùmí àwa ni àwa ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwa ni kó lè bá rí bí gba owó yẹn táwọn fẹ́ rán ní pé wọ́n fẹ́ kọ́ wọ́n fẹ́ fún àwọn ẹ̀yẹ ìwò làfà láwùjọ yìí wọ́n fẹ́ kọ́ mọ́sálásí kan fún yín wọ́n ìsúnmọ́ fún yín ní tẹ́tẹ́ mílíọ̀ lọ́sọ̀ọ̀sù agbẹ́ wọn mílíọ̀ wọ́n mọ̀ fún yín lọ́wọ́ kan lọ́sọ̀ọ̀sù kìníkà kìníkà ah, àwa ni kódà wọn láti mọ́ ni àwọn tó ni fàyà subhanallah ọdún làbẹ́ sí léìdá so ẹwùn táàmù náà fi kí n ṣe o <clears throat> kódà ní táàmù nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tó yẹ kí àwọn ìgbàtà nẹ́bí lọ fógun Tabuk káàbìn Malik àtàwọn méjì nínú àwọn sahaba táwẹ̀ kí n ṣe munafiki o mistakenly kọ́lọ̀ kó bá wa ṣe dáadáa fáwọn sahabi annabi sallallahu alaihi wa alihi wasallam mú lọ sójú ogun náà ìgbà tánàbí dé kàdà tánàbí lẹ́bá ń pẹ́ káàbù wá kí ló tí ìrìn káàbù ó dé wàláì kò pàgọ́fà nàbí ó ní ànàbí wàláì yìí wá ní ànàbí bá mi tọrọ lọ́wọ́ bá kó forí jì mí a mùnáfíkí wá wọ́n wọ́n fánàbí ní ẹ̀sìrì wàláì nàbí ìgbà ọ̀rọ̀ ní kánàbí mọ̀ gbà ẹlùmí orí onípe ànàbí wàláì èmi lọ sójú musa sọlé kíní kan mọ́ ṣe kíní kan ànàbí ni ó kìí sí tó sí tó ṣẹlẹ̀ nú máa rọ àmánàbí ma ìpé antum munafiqun munafiki ní kèfèrí ní ẹ nígbàgbọ́nù mi tẹ́lẹ̀ náà ẹ kàn dọ́gbọ́n lójú ayé ni àmá àwọn ilé tó ṣe pé àwọn nígbàgbọ́n ti wọ́n yé o ọlọ́ọ̀bá pàlẹ́bì láṣẹ kó fìyà jẹ wọ́n ìyà ẹni wípé kí ni wọ́n ṣe days anybody ò sálámà sí wọn still yà tó ò ní ẹgbẹ̀ ẹ̀ àwálẹ̀ sálámà sí àbíkẹ́ ẹ̀ ó ti dá ìjà bẹ̀rẹ̀ ní ẹ̀ kabin malik ọlọ́dákùsá sánú wá ní àwọn yóò kún sunkún nílé nínú àṣàhábà wọ́n sun ẹkún ẹkún tó lágbára kọlọ̀n foríjìwá kọlọ̀n foríjìwá wọ́n ti mọ̀ pé ìdí tánàbí fi ní káwọn mùsùlùmí wọn àmọ́ àmúnáfíkì wá ní táwọn ti parọ́ fún nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n wò bí àwọn ti skama nẹ́bí wọ́n ti skopu ẹ̀ wọ́n ti skopu àwọn musulmi wọ́n ti skamu wọn ó di yamal kiyama fún gbogbo wọn ọlọ́bàá ń sọ ní Qur'an na bákaná ipé wa idha min ahadin

aláìmọ̀kan ni wọ́n àwọn tó gbìmọ̀ pẹ́ rárá ni gẹ́gẹ́ báyìí ọlọ́run sàlàyé fún wa fi khilali dhalika bayyana Allahu azza wa jal ash-shay'a al-kathira min a'malihi nínú àwọn àyà yóò nínú àwọn sọ́rọ̀ yóò ọlọ́ba wọn sọ àlàyé àwọn nǹkan tó pọ̀ nínú àwọn ìṣesí wọn àwọn ṣẹ́ wọn Suratul Ahzab فلما نزلت سورة أه؟ أه وذكر فيها القتال قالوا بان القرآن يقول آمو من تبان سوكي سورة كي تسوكالي ني تي سورة باتوا سوكالي تنصر نقبا جهاد قتال ورا منافقي منافقي تما ورا بايو bí pé wọ́n ti fẹ́ kú ni ìdí ni wípé wọ́n kìí ṣe mùmìní so lè yíò nifakun i'tiqadiyyun insha Allah al-karim adùn bibi. ibi tó bá tún di ìjókòó tó ń bọ̀ nifakun amali nifakun amali nifaku tó ní ṣe pẹ̀lú àwọn iṣẹ́ tàn ṣe lè tó ṣe pé èyàn tó bá ní ó lè padà kó sí nifaku alákọ̀ọ́kọ́ yẹn because nínú àwọn ìwà àwọn mùnáfìkí yẹn náà nìyẹn àfi ká ṣọ́ra wa gan ká bẹ̀rù Ọlọ́run wa gan ká kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa gan ká mọ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ wọn aburú sẹ́rí Kùránì tàmú dání àwọn ahadith annabi sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé gbogbo dáadáa fún wa gbogbo dáadáa fi dúníà wọn àkhírà láyé yìí àti ní yamal kiyama wallahi ó ti ṣàlàyé fún wa gbogbo nǹkan tó lè kó bá wa láyé yìí àti ní yamal kiyama ni gbogbo ẹ̀ náà ti ṣàlàyé fún wa ó wá kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ an bi Allah subhanahu wa ta'ala kó ṣe dada fe ni ko kan wa láyé yìí àti ní yàmùl kìyàmà kó ṣe wá ni nu atun wọ́n lè dúó dédé lórí ẹ̀sìn Ọlọ́run Ọba tí wọ́n dúó sese lórí ojo na nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam hada wa sallallahu wa sallam ala Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته